Just as we know that today is the day we decide, we sit down to uh, look at the issues about our family. And today we are looking at the topic that is uh, titled. The travail of unsuccessful marriage. Ìrora ìgbéyàwó tí kò You must try. Ẹni láti gbìyànjú. To succeed. Láti ṣe àṣeyọrí. In your marriage. Nínú ìgbéyàwó yín. You must do everything within your power. Ẹni láti ṣe gbogbo tó bẹ̀rẹ̀ ìṣàwọ̀ yín. So that the enemy will not add your marriage to the statistics of failed marriages. Ṣé ọ̀sà tí ó pa àfi ìgbéyàwó yín fún ìṣirò àwọn ìgbéyàwó? We must all work hard. A ní láti ṣiṣẹ́ takuntakun. Because marriage is vital. Nítorí pé ìgbéyàwó ti kókó. Marriage is important. Ìgbéyàwó ti pàtàkì. Marriage is a priority. Ìgbéyàwó ó jẹ́ olú àníyàn. Because it will decide your chances of making it to heaven. Nítorí pé òun yóò sọ bóyá ó di ọ̀run. Let's be serious, people of God. Ẹ̀yin ènìyàn máa jẹ́ kí àwọn ìrajúlì. It is Your role. Ìtàkì ọba kó. How you work things out. That will decide. Whether you will make it there. whether you will make it there. Your chances of heaven of making it to heaven. Depended on what to do in that marriage. And also note. Pàápàá jùlọ títí. Even your overall success in life. Àṣeyọrí rẹ̀ ní àkójọpọ̀ nínú ayé yìí. Your overall success. Àkójọpọ̀ àṣeyọrí rẹ̀ nínú ayé yìí. Your entire success. Àkójọpọ̀ àṣeyọrí rẹ̀. It's also dependent on your marriage. Because you could be successful as a career woman. As a career man. Tàbí ọkùnrin Business man. Business woman. Politician. And whatever. At the end of the day, if you are not successful in marriage, irrespective of other prophecies, it will be a man of failure. It is a decider of your life. When your marriage will determine your stability. How far you will go. Because there are pain, Nítorí pé àwọn ìrora ń bẹ. There are tears. Àwọn omi ṣe ń bẹ. There are agony. Àwọn ìtẹ́rora ń bẹ. There are regrets. Àwọn àbámọ̀ ń bẹ. That's because many people. Nítorí pé ọ̀pọ̀ ènìyàn they were better off as single. Wọ́n tilẹ̀ dára nígbà tí wọ́n sì jẹ́ àkọ́ àti omi Than when they were married. Because now that they are married. Laughter disappear from their life. Nítorí pé nísinsìnyí tí wọ́n ti ṣe ìgbéyàwó. Àmì ìdíwọ́ àpapọ̀ rẹ̀. So you are better off when you were single. Àwọn ènìyàn wá bí wọ́n ṣe ayé yín sunwọ̀n nígbà tí ẹ ò tí ì ṣe ìgbéyàwó. Many have become shadow of, of, of, of themselves. Ọ̀pọ̀lọpọ̀ ló ti di òjijì ara wọn. On account of the marriage. Lórí ìgbéyàwó wọn. Many destiny are scattered. Ọ̀pọ̀lọpọ̀ àyànwọ́ ló ti túká. Many are disorganized. Ọ̀pọ̀lọpọ̀ ni ò lé tò. Because of marriage. Nítorí ìgbéyàwó tí wọ́n bá rà. There are many tears. That you can encounter there. If you don't know what to do. And if you don't do the right thing. The husband can become rubber band. Ọkọ ó lè jẹ́ And wife can become a knife. Aya ó sì lè jẹ́ ọ̀bẹ. Instead of husband it can become an husband. Kàkà ó jẹ́ ọkọ ó lè jẹ́ tó máa darí ẹni. Instead of feasting together it will become beating together. Kàkà fẹ́ pé wọ́n jọ máa ṣe àjọyọ̀ papọ̀, wọ́n tilẹ̀ máa jọ máa jà. The Bible husband is the head, but it can turn out to become your epic. Bíbélì yìí jẹ́ ọkọ òun ni orí, ṣùgbọ́n ó lè yọ ní ṣe ojú ọkọ ní we are gathered here this morning. What do we do? What is our role? What are we supposed to do? Nǹkan tó jẹ́ ojúṣe wa ní Brothers and sisters. Marriage is a hard work. Ìjẹyàwó ó Marriage is a serious work. No just getting inside. Even now that you are inside. Wà nígbà àtòkí ń bẹ nínú ìgbéyàwó yìí. It's a serious war. Ó jẹ́ iṣẹ́ ńlá. So what do we do? We need to first of all begin from the book of the beginning. Àkọ́kọ́, a ní láti bẹ̀rẹ̀ Let's go back to what is in the mind of God. What of God had in mind? What what is he working at? Kí ni ohun náà ìfẹ́ kọ́kẹ́ What Why the need for husband? Why the need for wife? Genesis chapter two. Please open your Bible to Genesis chapter 2. Ẹ̀yọ̀ wẹ́n síbẹ̀ lèmi sínú ìwé Genesis orí kejì. Because we are going to read. Quite a few verses together. I want you to follow me as I read. Genesis chapter 2. And I'm going to read verse 18. Mo kà láti ẹsẹ̀ ìkejìdínlógún. The popular verse. I will read other ones thereafter. A ó sì kà And the Lord said, and the Lord God said, And the Lord God said, Olúwa lọ́dún sì wí It is not good. Kò dára. That a man should be alone. Ṣé ọkùnrin náà ṣe ó nìkan máa dé? I will make him and help me forgive. Èmi yóò ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún ẹ. The first thing you need to know here. Ohun àkọ́kọ́ tó nílò láti mọ̀ nìyí. Is that the Almighty God. Òun ní sọ Ọlọ́run Olódùmarè. The all knowing God. Ọlọ́run tó mọ gbogbo. The one to whom all wisdom resides. Ẹni tó ní gbogbo agbá. The one who is perfect. Ẹni tí ó pé. In all things. Nínú gbogbo. Said it is not good. Ó wí pé kò dára. That a man should be alone. Wíṣẹ́ tí ọkùnrin náà tó nìkan máa dé. It is not good. Ó ní kò dára. And I like to let you know. Ó fẹ́ kí ẹ mọ̀. Loneliness is not good. Ìdáwà ohun tí ó burú jáde. That's why I'm praying for everyone here today. Èrè ìdí ni tí Who is qualified to be married? Èyí fẹ́ pé ó ní àmúyẹ tó ti tẹ́lẹ̀ ìwé aláwọ̀ tó ń tẹ́lẹ̀ Tí ẹ̀ ń gba ọlọ́run náà. To supply the bone of your bone. Ṣé kó fún yín ní egungun yín ní egungun yín? The Lord God Almighty shall answer that prayer by fire. In the name of Jesus Christ. In the name of Jesus Christ. So God said it is not good. It is not good. If God said it is not good. Ṣé Then it means it is not good. Then what did he do? Kí verse 21. Ẹsẹ̀ ìkọkànlélógún. And the Lord God caused a deep sleep to fall upon Hada. Olúwa náà sì mú orin ìjìká fún Hada. And he slept. Ó ti sùn. And he took one of his ribs. Ó sì lu ọ̀kan nínú egungun ìka rẹ̀. And closed up the flesh. Ó sì fi ẹran dí ipò rẹ̀. Please take notice of verse twenty-one. Ẹ kí èsì ẹsẹ̀ ìkọkànlélógún. The Lord God calls a deep sleep. Olúwa mú oorun ìkìtà. To fall upon Adam. Tí ó kun Ádámù. And he slept. Ó sì sùn kọ̀kan. Took one of the rings. Ó lọ sílé egungun ìhá rẹ̀. Rose up the the flesh plate. Ó sì gbé ọdún ìbò rẹ̀. Why did God not chose to make another person from the ground? Eh? Just as he made Adam. Èyí ṣe tí Ọlọ́run ò ṣe ń pinnu láti dá ẹlòmíràn láti inú èrùtẹ̀ tó ti dáadáa mú. Or even if he doesn't want to use the soil again, why did he not use tree? Tí kò bá fẹ́ lo iyan rẹ̀ tàbí iyan. Ọ̀tọ̀. Èyí ṣe tí òfin lo igi tàbí òkúta. Why did he not use any other thing? Èyí ṣe tí òfin lo àwọn ohun ìmíràn. Why did he decide to bring the woman out of the man. Èyí tí ó fi pinnu láti yan obìnrin jáde nínú obìnrin náà. Know that we are dealing with God who can do anything. Ẹ jẹ́ kí ẹ kí èsì wípé à ń bá Ọlọ́run jẹ́ pé gbogbo sọ̀rọ̀. Look at what the Bible says. Ẹ̀wọ̀n tí Bíbélì sọ. He made the man sleep. Ó mú kí oorun ìdìkàṣọ́kun ọ̀tọ̀. And he took one of the rings. Ó wá ọ̀kan nínú egungun rẹ̀. Why not from the ground? Èyí tó òun láti rí Why not from the tree? Èyí tó òun láti rí igi. The reason is simply because. Èrè ìdí rẹ̀ wà rò wí pé. It would have been another decision. Kò bá tilẹ̀ jẹ́ ohun mìíràn pátápátá. It could have been a different person entirely. Kò bá tilẹ̀ jẹ́ ẹ̀dá mìíràn pátápátá. So what God decided to do? Ohun tí Ọlọ́run ti ní láti ṣe. Is to bring out the woman from the man. Òun ni láti mú obìnrin jáde nínú ọkùnrin yìí. Is to bring the woman from the man. Òun ni láti mú obìnrin jáde nínú ọkùnrin yẹn. So what we are saying here this morning. Ohun tí àwọn ilé òwúrọ̀ yìí fẹ́. That that woman. Wíjọ obìnrin náà. Is actually your faith. Ó jẹ́ ẹni tó ṣe ní ọ̀rọ̀ Because the Bible says. When Adam woke up. Nígbà Adam Remember he was a tree. But when he woke up. Wọ́n nígbà You know the first thing that he said. Ọ̀rọ̀ kan tó wípé. He knew what God did. Ó He said now this is the bone of my bone. This is the flesh of my flesh. Ẹ̀rọ nílé ara mi. This are the called woman. Ó ní That this this person was taken from me. Brothers and sisters lóbìnrin. You thought that you married from Okitipupa. Ẹ lò rè ń bẹ̀rẹ̀ ṣẹ́gbẹ̀ ìyàwó rẹ̀. No. Nígbà tí ṣe bẹ́ẹ̀. It's your place. Ẹran ara rẹ ni. You thought that you married from you, you married from Isialangwa. Ẹ rò ní sẹ́sẹ̀ ìgbéyàwó láti Isialangwa. Or Isikuato. Àbí Isikuato. No. Bẹ́ẹ̀ sọ. It's your place. Ẹran ara sì rẹ ni. So if you lie, tí o bá fẹ́, you can kiss her. O lè máa. If you lie, tí o bá fẹ́. You can make her happy. O lè jẹ́ kí inú rẹ̀ ó dùn. If you lie, tí o bá fẹ́. You can make her sad. O lè jẹ́ kí inú rẹ̀ bàjẹ́. It is your faith. Ara ìtara rẹ ni. It is your faith. Ẹni tó jáde nínú rẹ ni. It is your faith whatever you do. you are doing it to yourself. all the abuse. is yourself. So if you say send a witch, tí o bá rú pé àjẹ́ ni. It means you are yourself a wizard. Ó túmọ̀ sí kẹ́yìn wọ pàápàá ojú ńlá yan. It's yourself. That is the truth. Òótọ́ ọbẹ̀ nìyí. But does that mean? So, a túbọ̀ sí? That there will not be a problem. Ó dé kò ní sí ìyọnu. Does it mean that there will not be misunderstanding? So, a túbọ̀ sí pé àìsọ̀rọ̀ ẹni kò ní sí ìbẹ̀rẹ̀? That is not what we are saying. Òun kàn sọ́kọ́ ni èyí. The tongue and the teeth. Ahọ́n àti eyín. Sometimes they do clash. Nígbà mìíràn wọ́n máa ja. The tongue will buy, the teeth will bite the tongue. Nígbà mìíràn eyín a máa fọ abọ́jẹ. But but do you take the tongue to the goldsmith? Ṣé ẹ ó wà á mú ahọ́n pàṣẹ àwọn alágbẹ̀dẹ? And say please help me remove it. Ṣé wàá sọ fún ọ pé ẹ jẹ́ ahọ́n ìkúrò? It's disturbing me. Ó ń di mi lọ́wọ́. Your hand. Ọwọ́ yín. I made mistake severally. Ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Do you take cutlass and cut off the hand. Ṣé wà mú ọ̀dà ẹ wà sí ọwọ́ ìdúró? No. Bẹ́ẹ̀ kọ́. Because you will recall. Nítorí pé ó rántí. That there was a time the hand has helped you. Nítorí àkókò kan bẹ sí You will recall that there was a time the hand helped you to pass exam. Ẹ ó rántí pé àkókò kan wà sí ọwọ́ ìkóràn lọ láti jẹ́ You will recall that the same hand has helped you before. Many times we quickly forget. Ọ̀pọ̀ ìgbà a máa ń gbàgbé kíákíá. But if you are going to do well with God. Ìwọ́n jẹ́ pẹ́ẹ́ sí rere pẹ̀lú Ọlọ́run. Please. Ẹ jọ̀wọ́. Whatever anybody has done. Ohunkóhun tí ènìyàn yóò ti lè ṣe. Anybody who has made contribution in your journey of life. Ènìyàn yóò tó ti ní ìta ẹgbẹ́ nínú ìgbà yẹn rẹ̀. However little it is. Kò nílò bó ṣe lè kéré tó. However insignificant it is. Kò ní ṣe bó ṣe dàbẹ̀ ojú ọ̀nà not be good now. Ẹni náà ó lè má jẹ́ ẹni tó But don't forget. Ṣùgbọ́n ẹ má That I was a time. Wíṣẹ́ ìgbà kan bẹ. That I was a time. Ìgbà kan That I was a time. Ìgbà kan bẹ. That the person done something. Tí ẹni ti sọ ohun tó dára tó sì This person has helped you before. Tí ẹni tó ti ràn ọ́ Man is the head. Man is the head. Ọkàn ni orí. Láti ọba àgùntàn rẹ̀. Ẹ̀yẹ bíbélì ni wò kìí sí ní. Bible says man with a head. Bíbélì he said, orí ni ọkọ. But there is no head without a neck. Ṣùgbọ́n kò sí orí láì ọrùn. When Adam woke up. Nígbà tí Adam jí dìde. He was excited. Inú rẹ̀ dùn jọjọ. And he said. Ó ń pé. He is a man. He is a man. Ọkùnrin the woman is also a man. Obìnrin yìí ọkùnrin lòun náà. But the only difference is that it's a man with a womb. Ìyàtọ̀ tó ń bẹ nínú rẹ̀ ni pé ó jẹ́ ọkùnrin tó nílé ọmọ. It's a man with womb. Ó jẹ́ ọkùnrin tó nílé ọmọ. So God decided to make from Adam. Ọlọ́run pinnu láti mú jáde láti máa dámù. So that they can be one. Kọ́ba lè di ọ̀kan. And God in his wisdom. Ọlọ́run nínú ọgbà rẹ̀. They are one. Ó ní ọ̀kan ni wọ́n. And you see, the husband is not complete. Husband could pay because the bone has been removed. Nítorí pé egungun ni wọ́n ti yá lára rẹ̀. Without his wife. Láì sí aya rẹ̀. However intelligent you are. Kò bá kò ní ṣe bí o ṣe lè ṣe. Be a professor. O lè jẹ́ onímọ̀ ìjìnlẹ̀. Of psychology. Ṣé ẹ tó mọ nípa rẹ̀? Of uh, whatever. Onímọ̀ ìjìnlẹ̀ yóò wù. You are not complete. O ò pé. Many, many years after. Ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn èyí. When Apostle Paul began to speak to the people of Corinth. Nígbà tí Apostle Paul tó bẹ̀rẹ̀ sí bá wọn ará Corinth sọ̀rọ̀. He told them. Ó sọ fún wọn. In First Peter chapter three. Ní ìwé Pétérù kí ni orí ìkẹta. Please let's read this scripture together. Ẹ̀rọ ẹgbẹ́ tí a jùmọ̀ fẹ́ sẹ́ Bíbélì ta pọ̀. 12 Peter chapter 3. Ìwé Pétérù kìíní orí ìkẹta. Let's look at it together. Ẹ jẹ́ kí a jùmọ̀ wo ẹsẹ̀ ìkeje. Likewise. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ye husband. Ẹ̀yin ọkọ. Dwell with them according to knowledge. Ẹ máa fi òye bá àwọn aya yín Giving honour to the world. Ẹ máa jọ láfún aya. As unto weaker vessels. Bí ohun èrè tí kò lágbára and have been here together of the grace of life that your prayer be not in Look at it again. Likewise, the husband, do well with them according to knowledge. Which knowledge is he talking about? Oh yeah, ló sọ nípa The knowledge that the the the the the the, the apostle was talking about. Oh Oye tí àpótẹ́lì sọ̀rọ̀ nípa rẹ̀. Is the knowledge. Ó jẹ́ òye. Of the past tí òkodoro that is you. ìwọ gbọgbọlẹ iná. is your person. ẹni bí ìṣẹ́ ni. do you keep money with yourself. ṣé ẹ máa ń yan ìjẹ̀lú ara yín bí. have you seen a person who I mean just wake up and is start smashing himself. ṣètì rí èèyàn tí yóò jí yóò máa bára rẹ̀. and then he start beating himself. ó máa lu ara rẹ̀. or carry sticks and start smashing it on himself. tàbí tí ó gbé ibi tó fi lu ara rẹ̀. you know what, what the meaning of that? ǹjẹ́ mo ìtumọ̀ èyí that we can live together. Ó tàn sí àlè ìgbọ́júmọ̀ pé. We can live together in peace. A lè máa gbé nínú àlàáfíà papọ̀. We can live together in happiness. A lè máa gbé nínú ìdùnnú papọ̀. That does not mean that there will be no issue. Ìyẹn ò túmọ̀ sí pé kò ní sí àwọn That does not mean that there will be no misunderstanding. Ìyẹn túmọ̀ sí pé àìgbọ́ra ẹni yóò sì yóò ṣẹlẹ̀. Proverbs eighteen twenty one says. Ìyẹn ò ní oníṣẹ́ kìdí ní o kọkànlélọ́wọ́. I'm a man speakers. ó ní bí ènìyàn ṣe ń wí. he said there is power. ó ní agbára. in your tongue. ó bẹ nínú ahọ́n. he said there is power in what you say. ó bẹ nínú ohun tí o bá wí. what is the meaning of that? kí ni ìtumọ̀ rẹ̀ if you say. Your husband is an angel. Tí o bá wí pé áńgẹ́lì ni ọkọ tirẹ̀. It will become one. Yóò di ọ̀kan. If you say that your wife is a serpent. Tí o bá wí pé ejò ni aya rẹ̀. It will become one. Yóò di ọ̀kan láì sẹ́yìn. So whatever you keep saying. Ohunkóhun tí o bá ń sẹ́ni mọ́ láti máa sọ. So now let us redirect our thoughts. Wàyí ẹgbẹ́ tí a fún èrò wa. Redirect our mind. Ẹgbẹ́ tí a fún ọkàn wa jí. Let us use our word well. Ẹgbẹ́ tí a lo ọ̀rẹ́ wa. Let us use our word well. Ẹ jẹ́ kí a lo gbólóhùn tó jáde lẹ́nu In as much as you cannot take marriage with your parents. Ìgbà tó In marriage it is not high but we. We can live together in the will of God. We can live together in love. A lè máa We can live together maturely. We need to grow. A ní láti dàgbà. We need to mature. A ní láti kojú bọ̀ òní tó gbóró. a ní láti dàgbà. òní tó máa tọ̀. a sì ní láti mọ ojú àǹtí. òní tó bí kọ́m wà. a ní láti dá ọ̀kan. òní tó bọ́ǹdẹ̀. a ní láti jẹ ẹni tẹ́tẹ́ ọgbọ̀n. òní tó a ó jẹ ẹni tẹ́tẹ́ àjọ a ní to work in unity. a ní láti máa ṣe nínú ìṣọ̀kan. òní committed to each other. a ní láti máa fi ara jù fara wa. òní happily and joyfully. a ní láti máa dé nínú ìdùnnú àti nínú ayọ̀ papọ̀. whatever we can do. ohunkóhun tí a we need to make one plus one one àkójọ kan. The Bible says. Bíbélì wípé. Amos chapter three. Ìwé Amos orí ìkẹta. Verse number three. Ẹsẹ̀ ìkẹta. Amos chapter 3. Ìwé Amos lórí ìkẹta. Verse number 3. Ẹsẹ̀ They can two walk together. Ó ní ẹni méjì lẹ́rìn kọ̀bí. Except they agree. Bí kò sí pé wọ́n rẹ̀. Can two walk together. Ẹni méjì lẹ́rìn kọ̀bí. So we need to work in agreement. We need to work together. We need to make things happen. We need to lean on the mercy and the grace of God láti sinmi ní àánú àti ọ̀fẹ́ ọlọ́run. We need to need to keep on working this house. A ní láti máa jẹ́ kọ̀dọ̀ ọlọ́run tó gbogbo máa lọ déédéé. We need to keep on working this house. A ní láti máa rí tó gbogbo owó ṣe dé. Every day making amendment. Ní gbogbo ọjọ́ tí a máa ṣe àtúnṣe. I just feel I'm, I'm making this right. Ní a máa ṣe àtúntò àti àtúnṣe ká. We can make it work. A lè jẹ́ kí ó túnmọ̀. Ephesians chapter 4, verse 26. This is where we are going. Ibi tí How do we live together? Báwo ni a ó ṣe jùmọ̀ Well, how do we live together? How do to Mama There is an answer here. Look at the Ephesians chapter 4. Verse number 23. I say, tell me also. Be hungry. And free. And let not the sun. Go down upon your. No, I do place to the devil. Look at the instruction from the Holy Bible. Let your hand standard. Ó ní ìbínú ní. Has a limit. Ó ní òdiwọ̀n. This is anger that everybody is talking and say it is over. Ìbínú tí gbogbo ènìyàn sọ̀rọ̀ ti wá wípé ìparí it cannot work again. We have to scatter it. We have to, everybody has to go in our way. You are not God. The Bible says, be hungry. You have the right to be hungry. Say, but be careful. That hunger has a limit. Say, once the sun is trying to set. ó ní níwọ̀n ìgbà tí òun bá fẹ́ make sure the anger dies. dájú pé ìbínú yóò kúrò náà. the angers must not go beyond the sun. now what is the key? wàyí kí ni the key is patience. So the successful. láti patience. must have play is dúró. O ní láti kó ìka The understanding of patience. Nǹkan iye nínú ìtàjú. Endurance. Nínú ìfaraya. Ìfarayọ. Knowing fully well. Ó lè mọ̀ dájú. That the person you marry. Ó jẹ́ ẹni tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú. Is not perfect. Kì í ẹni tó pẹ́. Is a human being. Ènìyàn náà ara bí jẹ́. Human being will make mistakes. Ènìyàn náà ara yóò tẹ̀. Human being will keep on making mistakes. Ènìyàn náà ara yóò tẹ̀ wọ́n náà. And like we always said, marriage is not bed of roses. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ nípa ìgbéyàwó kì í sọ gẹ́gẹ́ yóò máa ń sọ. Patience is calmness in the face of provocation. Sùúrù ó jẹ́ ìwà pẹ̀lẹ́. Patience is self-control. Sùúrù ó jẹ́ láti Patience is perseverance. Sùúrù ó jẹ́ ìfàyàrọ́. Patience is calmness. Sùúrù ó jẹ́ ìdákẹ́jẹ́jẹ́. Jesus our Lord. Jésù Kristo Olúwa wa. I was able to carry his disciples. Báwo ni ó ṣe é ṣe fún láti mú sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ It was not an easy war. You know Peter. Those disciples were something else. They were slow. They were inquisitive. They were lazy. I mean, unbelief. Wọn ò nígbàgbọ́. irritating. Wọ́n jẹ́ ní sẹ́kí ọ̀sẹ̀ máa kọ́ ìrìnà wọn. Mo sọ sí yóò máa bí mi nínú. But how, how was he able to, was he able to go along with them? Ṣùgbọ́n báwo ló ṣe é ṣe fún Jésù láti máa bá wọn rìn sápò? By the time he left, nígbà tí ó lọ, and he handed over the job to them. Tí ó fi iṣẹ́ náà lé wọn lọ́wọ́. And he said, now you can continue. Ó ní wà yẹn lè tẹ̀síwájú. Not sooner that he left. Láì jẹ́ dandan lẹ́yìn ìgbà tí ó lọ. Peter who was supposed to be the head. Pétérì kò kó jẹ́ orí. Gather all of them. Ó kó gbogbo wọn jọ pọ̀. And they went back to fishing job. Wọ́n wá lọ láti máa lọ pẹja. And Jesus looked down from heaven. Jésù wá wulẹ̀ láti ọ̀run. And saw the people that he committed the work to. Ó wá rí àwọn èèyàn tó fi sẹ́yìn lé lọ́wọ́. They became fishermen. Wọ́n wá di apẹja instead of teaching men. Jesus came down again. And he saw them where they were sitting. He chapter in different directions. And so when he appeared to them. He said, Children. Do you have peace to live? What is this in this matter? You should brought out pain and them. You should lash them with words. You these people, you are irresponsible people. You these people that you commit the salvation of your world, now you reduce it to killing fish. Well, he didn't do that. He said, Ponte. Ìlú Afi. Ìjẹ́ ní ọjà. Ìfẹ́ mi. Nọ. Wọ́n rárá. So he actually perform another miracle. Ó tún wá iṣẹ́ ìyanu mìíràn. Àmú àbúrò pa fún. Ó wá mú ẹ̀ka jáde. And then they were all started eating. Gbogbo bẹ̀rẹ̀ sí ní jẹ. They started eating. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ. And while they were eating. Níbi tí wọ́n ti ń jẹ. They started all over again. Wọ́n tún bẹ̀rẹ̀. Láti bẹ̀rẹ̀. Do you love me? Ìjọba Peter ń bì to start all over. Láti bẹ̀rẹ̀ padà. Lọ́dà sàfihàn. Lára ọkùnrin àti lóbìnrin. Ṣé márèèjì? Nínú ìgbéyàwó. Mo kíkọ́ àti náà lóbẹ̀. A máa tẹ̀síwájú, a ó tún máa fún rẹ̀. It's a long life learning. Ó jẹ́ ẹ̀kọ́ táwọn ọmọ mi ti ṣe You don't know the person you marry yet. Ẹ má tún ara yẹn òfin you have not known. And so we must keep on learning. But look at it, look at what the disciple, look at what the disciple actually did Two thousand years ẹgbẹ̀rún ọdún méjì is gone. Ọlọ́run. And the work is still expanding. Iṣẹ́ yìí ló sì gbòòrò. You will eventually get what you are looking for. Lọ́pìn ohun gbogbo ó rí ohun tó That marriage will eventually become peaceful. Lọ́pìn ohun gbogbo ìgbéyàwó yóò. The joy that, that you are looking for will eventually come. Ayọ̀ yìí tó ń fẹ́ yóò wá lọ́pìn ohun gbogbo. But what do we do? Ṣùgbọ́n kí ló yẹ kí a ṣe? We must be patient. A ní láti ní sùúrù. We must be patient. A ní láti ní sùúrù. We must be patient. A very high dose of patience. And patience is a spiritual maturity. Patience is the strength of character. Patience helps us to from taking hasty decisions. Sùúrù ń máa ràn wá lọ́wọ́ láti máa gbé ìgbésẹ̀ yìí Patience will help us from taking decisions. Sùúrù yóò ràn wá lọ́wọ́ láti ṣe ìgbésẹ̀. Decisions that we take and will later regret. Ìsinmi tá ó ṣe tẹ́tẹ́ ó lákàtàmọ́ rẹ̀ tó bá yá. One sister was saying something the other. Arábìnrin kan ó sọ ọkọ ní ìgbà You know, she came to she saw her husband coming out of the supermarket. Ó rí ọkọ rẹ̀ tó ń jáde láti ilé ìtajà kan. And then, just by the side of her husband, one fair lady who was walking, they were walking side by side. The woman was already rehearsing what she would do. Her blood pressure was already going up. She was already getting to explode. All of a all of a sudden the woman went to her own side. And she now realized that they were not together. Oh, wá ní pé ọ̀sẹ̀ dọ́rin. How many times have you taken the season? Very hastily. Ní ọ̀nà tó kánjú kíákíá. And then it, it, it's a regret. Patience is the ability to tolerate the other person. Sùúrù òun ni bá láti lè fàyè gba ẹlòmíràn. And ah, ah, please. Ẹ jọ̀wọ́. There are blessings that is waiting. Ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ló dúró dè wá. For the man and the woman that will be taken. Má ṣe ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin tó bá ní sùúrù. What are these instructions? Wíjì. Kí wá àwọn ìlànà òwú fún ọmọ kókó? Number one. Àkọ́kọ́. We must accept each other for who they are. A ní láti gbàrà wa gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́. Number two, you must resolve conflict as quickly as possible. Ẹni láti máa yanjú làásìkò tàbí àwọ̀ ní kíákíá. A marriage doubts are discussed. A marriage. Nílé ìgbéyàwó. Doubts are discussed. Ẹ̀yin náà bàbá tó ń sọ̀rọ̀ Now cannot argue. Ẹ̀yin ò ní máa. No reason of voice. Kò sí títí ohun tó tẹ̀. Ephesians chapter 4 verse 26 we have read. Ìwé Must not allow anger to come in. Number four, we must speak the truth at all times. Ẹni láti Be a man of the truth, be a woman of the truth. Number four is that we must speak about issues. Ẹni láti máa sọ̀rọ̀ And not speak about personality. Many times we live issues. Then we begin to address fi wá fi ohun A time even comes now with the generation to abuse one another. Àkókò kan wà yóò wá dé ìpele tó dẹ́ka ó sì máa bú ara wa. Number five. We must pray for patience. Àwọn àti gbàdúrà fún sùúrù. We must ask for the grace to be to to, to be patient. Àwọn àti bèrè fún orí ọ̀fẹ́ náà. And of course, patience is the fruit of the spirit. Sùúrù àpàdé tó tiẹ̀ nínú. We must have it. Adé láti nínú. It is important. Ó ṣe pàtàkì. Now, now number three, you must avoid argument. Ah, Seven, you must be hopeful to correction. You must not hide information for each other. You must overcome the spirit of anger. One evening, on Sunday evening, after the service, the man drove a very posh car. Ọkùnrin kan wá ọkọ̀ bọ̀dùnú kan. Very expensive car. Ọkọ̀ bọ̀dùnú kan wà. But the car was shattered. Ṣùgbọ́n ọkọ̀ yìí. The windscreen broken. The windscreen broken. The car was destroyed. Ọkọ̀ ni wọ́n ti pàṣẹ. It was her, uh, it was his wife. Aya rẹ̀ ni. Got angry. Inú bí and destroy cars. Actually, the job of the man was to supply cars to people. People will have paid, and then he will go and take the car from outside the country and then deliver it. Oh, now, what kind of anger is this one? Because certainly the man must look for money. So who will pay for it now? Because Soup money will reduce eventually. Nítorí pé owó ọbẹ̀ á dínkù tàbí kó bá rí kankan dànù. Rapa money is gone now. Owó aṣọ pàápàá kò ní rí dànù. Money for bag and shoe is finished. Owó aṣọ owó àpamọ́wọ́ kò ní rí. Amen. Amen. Amen. Amen. We must put God at the center. A ní láti fi Ọlọ́run sáàárín wa. And listen to this, we must resolve our conflict before we sleep. That, that is the stand of the Bible. It must not go over. The sun must not go down oh, upon our rock. We must not work on assumption. We must not work based on what people say. We must practice forgiveness. But forgiveness must be part of all. Jesus said seventy times seven. Seventy times seven. Every day. And so anytime there is an offense, there must also be forgiveness. Anytime there's an offense, there must also be forgiveness. I pray for everyone who is here today that as we put these things to practice, the blessing of God is coming to your house. The blessing of God will enter your house. That's amen. I said the blessing of God will enter your house. That house where God kept you. That home where He planted you. By the mercy of God. You will not be put to shame. God will fight your battle for you. Those who are waiting for you to be ashamed. They will be ashamed. Those who believe that if your, if your marriage will not work. Àwọn tí wọ́n gbàgbọ́ tẹ̀sẹ̀ ìyàwó Those who already rehearsal they are already rehearsing what they will say to you. Àwọn And waiting for you to pack out. Kò sí àná. The Lord will disappoint them rise up on your feet and say this prayer with fire. Rise up on your feet and declare this prayer by fire. The way you say it is the way God will answer you. Say anything. Anyone that God has not planted in my marriage. Òfin Ọlọ́run kò pè sínú ìgbéyàwó mi. Be uprooted by fire. Ẹ̀sìn sípà kì í kaná. Say anything. Ohunkóhun. Anyone ẹni yòówù. The Lord has not planted in my marriage. Èyí tó lù àwọn òbí sínú ìgbéyàwó mi Be uprooted by fire. Open your mouth and speak to the Lord. Anything. Anyone. Be uprooted. By fire. In the name of Jesus. Anything. Anyone. That the Lord has not planted. In my marriage. Be uprooted. By fire by fire. In Jesus' mighty name we pray. say the failure of my parents shall not be repeated. No. In my marriage. Now lift up your hands and say, the failure of my parents shall not be repeated in my marriage. Now lift up your voice and begin to say. the failure of my parents. Ìkùnà àwọn òbí mi will not be repeated in my own marriage. Yóò wáyé nínú ìgbéyàwó mi. In the mighty name of Jesus. Orúkọ ńlá Jésù. In Jesus' mighty name we are praying. Ní orúkọ ńlá Jésù tó lágbára la Beloved, um, we are welcome to this month's session of uh, monthly question and answer. Olùfẹ́kíwá table On marriage issues. Ìbéèrè àti ìdáhùn tí ó sì yí lórí ọ̀rọ̀ ìgbéyàwó. As usual is the moment here we tell it to Jesus. Maybe I máa ń ṣe I a ti máa ń bá And uh, I pray that as we are gathered here today, determined to tell it all to Jesus. Your story will change. Ìtọ́ yóò yè sí In the mighty name of Jesus. Orúkọ Beloved, God is still in the business of honoring families who trust in the Lord. Ọlọ́run sì wà nínú okòwò kí ó máa bu ọlá fún àwọn mọ̀lẹ́bí tí ó gbẹ̀sẹ̀ wọn Olúwa. And that is why we should take today's uh, gathering as an example. Èrèdí la gbọ́dọ̀ tí wàá mú àpéjọpọ̀ tèmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ rèé. For eleven hour restoration of miracle healing and total deliverance for our marriage. Fún wákàtí kọ̀ọ̀kanlá tẹ́lọ́run yóò mú padà bọ̀ sípò kòtò sílẹ̀ fún ìgbéyàwó wa. I pray that the Lord will be magnified. Àgbàdo àwọn ènìyàn lọ́run lógo. And his name will be glorified. Orúkọ rẹ̀ yóò sì di àmì lógo. The name of God. Orúkọ Olúwa which is a strong tower, ó jẹ́ ilé ìṣàgbára, will be an anchor of safety. Yóò sì jẹ́ ibi ìsádi for the rest of the Amber Mountain this year. Fún gbogbo oṣù bàbá bàtó kù ní ọdún yìí. In the mighty name of Jesus. Orúkọ ńlá Jésù. Amen. Àmín. So we have some uh, few questions before that. Let me remind you that uh, you are uh, to continue to send your questions and answers um, with indication of your number or, or telephone number or your name. Àfẹ́rẹ́ wa létí pé kàtì máa fi àwọn ìbéèrè wa àti wọn wọn ṣẹ̀ka kórúkọ wa kàtì kan nọ́mbà ìrọ̀lẹ́ òṣà wa sí i. That will help us to be in contact with you beyond this gathering. Èyí yóò ràn wá lọ́wọ́ láti bí máa do, yín ju bí akẹ́kọ̀ọ́ àjọpọ̀ síbí yìí lọ. Um, some people whose uh, questions are not answered. are not, it's not possible to answer them now. please ensure that you see us if you have uh, the time, because some of you don't put your name or a where to get you to see us at the end of this uh, uh, assembly. at Happy Home Ministry um, at Àrùbà uh, Méjì House. Uh, uh, the first question will uh, it, it has to do ìbéèrè àkọ́kọ́ ní ṣe pẹ̀lú with uh, the uh, widow opó or widowhood tàbí opó now this sister arákùnrin is uh, saying that I am a widow So wí pé òun jẹ́ and I want to I want you to explain wọ́n fẹ́ ká ṣàlàyé. um, Psalm 68, 5, ìyẹn is dáfídì ìdílé àádọ́rin ẹsẹ̀ karùn-ún. That is the father of the fatherless. Ṣé bàbá aláìní And the judge and the defender of the widow. Ẹni tí wọ́n ṣe alátìlẹ́yìn àwọn opó. My worry is that I have encountered a lot of problems. Ohun tí wàá sọ mí lómi ní ni pé mo ti ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. As a needy widow. Gẹ́gẹ́ bí opó. And people are just unwilling to help. Wà sí àwọn èèyàn láti ṣe ìrànwọ́ even brethren. Kódà àwọn arágan, I am carrying too much burden, ẹ̀rù yìí ti pọ̀ jù and have gone for deliverance many times. Kódà ẹni ti lọ fún ìtúsílẹ̀ ìlọ́pọ̀lọpọ̀ ìgbà. What can I do to get relief? Kí ni ohun sẹ́yìn lè ṣe tó lè lè ní ìjẹra àbí ìrọ̀rùn? Amen. Àmín. Oh, the answer here for now is. Uh, It is quite evident that you are going through anxiety that are generally associated with widows. Wípé ẹni ń là kọjá ìṣòro tí àwọn kó là kọjá. Widows indeed like too because there are widows that the Bible refers to as widows in indeed another category. You are a needy widow, you need support, you need attention, you are desolate, you are solitary, and that is why the Bible refers to you as widow indeed. Ìṣòro tí the length of the pain and an anxiety as a widow that you are going through ẹrù tẹ́lá kọjá God's position as father has not changed. Ipò Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá kò yí padà. Therefore explaining the scripture of reference that you have asked us to do. Nítorí náà tẹ́wá sọ́yọ́ ká ṣàlàyé ọ̀rọ̀ láti The fatherhood for the deliverer The fatherhood of God for the believer is emphasized throughout the Bible. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti jẹ́ bàbá àtìdí rẹ̀ mọ́lẹ̀ nínú Bíbélì. God delights as a father. Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá. In providing. A máa pèsè fún wa. For and protecting the weak. A sì máa dáàbò bo àwọn aláìlera. The widowed. Àwọn opó. The disadvantaged. The wronged and lonely among his people àti àwọn tí ó dá wà àwọn ènìyàn rẹ̀. If you feel alone without help coming from nowhere. Ṣé bá wá dá wà tí ẹ ìrànwọ́ láti fi kiri? You should have that father. Ẹ bèrè lọ́wọ́ bàbá yìí. To put you under a spiritual care. Láti lè fi ń ṣe abẹ́ ìṣọ́ tẹ̀mí rẹ̀ and protection àti àbú rẹ̀. He has done it before. Ṣé ṣe tẹ́lẹ̀ rí? For that, that woman who lost his only son, a widow. Mo kórè tó pàdánù ọmọ rẹ̀ kan. He came into his life and with compassion from Jesus. Ó rí àánú gbà lọ́wọ́ Jésù. And his story changed. Ìṣọ́ rẹ̀ sì yí padà. As a father, gẹ́gẹ́ bí bàbá, God has planned to supply physical and emotional needs. Ọlọ́run yẹ̀rò láti pèsè nípa tara àti nípa tẹ̀mí. We are all uh, aware of the provision of Jeremiah twenty nine eleven. Nínú ìwé Jeremiah provide with three ọ̀kàndínlọ́gbọ̀n. Not the other one. Ṣé ń pèsè tó sì dáàbò bo ni? Prosperity not disaster. Ìṣerere kì í ṣe àjálù. As a father, gẹ́gẹ́ bí bàbá, he plans for your children too. Ó pèsè fún àwọn ọmọ wa náà. Or in general in Jeremiah forty nine eleven. Nínú ìwé Jeremiah ọ̀kànléláàdọ́ta ṣe ọ̀kànlá. God command that he leave the children with him and he will preserve them. Ṣé kí Ọlọ́run Ọlọ́run pàṣẹ kí àwọn ọmọ rẹ̀ wà pẹ̀lú òun yóò ti pa wọ́n mọ́? As a father, ṣé kẹ́rì bàbá? God plans for widow. Ọlọ́run ó pèsè fún àwọn kó. To be involved in Christian service. Láti wà nínú ìsìn Kìrìsìtẹ́nì. Profitable Christian service. Ìsìn Kìrìsìtẹ́nì ètò jẹ́ ojúlówó. It's not one in which you go to church and warm the chair. Kò sí ètò àkọlọ́mọ́ fi ìdí year As a father, very Baba, God as the father, as the father of the fatherless, Ọlọ́run tó jẹ́ bàbá and the defender of the widow, tó sì jẹ́ ìdílé for younger widows. so pinnu fún àwọn kó tó jẹ́ to remarry láti lè fi ṣègbéyàwó mìíràn become a helpmate for another man. Kọ́tí wọ́n lè ní lọ́rọ̀ ìjọlùrànwọ́ fún ọkùnrin mìíràn. In addition, ní àfikún God as a father. Ọlọ́run jẹ́ bàbá. And as a defender of the widow. Ẹni tó ń jẹ́ àtìlẹ́yìn àwọn fún. Command Christian. Ó pàṣẹ fún àwọn Kìrìsìtẹ́nì. In the Bible, throughout the Bible. That is, that is Bíbélì. To make provision for the supply and provision of the needs of the widow. Láti lè máa pèsè And Àní àwọn opó and to generally help them just láti máa ṣèrànwọ́ fún wọn such as visiting them kí a máa bẹ̀ wọ́n wò not to oppress or afflict them ìlú ká máa pọ́n wọn lójú ìgbàgbé wọn ni wọ́n lára. Because he's a father. Ó jẹ́ bàbá you defend them, a máa wọ́n lẹ́yìn and to ensure in the command that the children too or the relation in the family. nínú àṣẹ tí ó pa náà pé àwọn ọmọ. to play their role from the home base. bí àwọn náà tí wọ́n máa gbé iṣẹ́ tí wọ́n ṣe láti ilé. to see that they are actually um, at uh, servicing and supporting the widows that are in this widow. Láti rí i pé wọ́n wà nínú ìjọ láti máa ṣàtìlẹ́yìn fún àwọn tó jẹ okó. Eh, emphasize this. There are consequences for any Christian avoiding to carry out these responsibilities stated. Àtúbọ̀tán wà fáwọn kìrìsìtẹ́nì tó kọ̀ láti ṣe àwọn ojúṣe tí One of the frightening eh, stress that I read is eh, Proverbs fifteen twenty five. Ìrẹsẹ̀ Ọlọ́run tó bà The Lord will destroy the house of the proud. Ìgbà Ọlọ́run yóò parun ilé agbéraga. That is disobedient no matter whether you are Christians, the Christians that you're not doing this, you will establish border of the widow. Tàbẹ́ni tó ní àwọn kó in effect as a father gẹ́gẹ́ bí bàbá God has provided a win-win solution. Ó sì pèsè ojútùú for widow fún àwọn opó. All you need to do láti ṣe is to be faithful in prayer and supplication. Jẹ̀jẹ́ olóòótọ́ nínú àdúrà àti ìfẹ́. My sister if you make you can still visit us at Happy Home uh, office. Arábìnrin wa tó kọ ìwé ìjẹba sì nílò ìmọ̀ràn sí ẹbí wa ní alábàmíjì fọ́dà kanṣẹ́lẹ̀ náà sísà. Fún ìgbani nímọ̀ràn àti ìrànlọ́wọ́ sí i. Number two, èkejì. Somebody has asked, ẹnìkan ti béèrè, how does God speak uh, about the, uh, how does God speak to you about the person you should marry. Báwo ni Ọlọ́run ṣe lè bá ní sọ̀rọ̀ nípa ẹni tí ó yẹ kí a fẹ́ gan? This could be seen in different interpretations. A lè ní oríṣiríṣi ìtumọ̀ fún èyí. I think you are asking that how you want to hear from God. Kò sẹ́ ẹgbẹ́ ìlànà ìbìrì bá ṣe lè ṣe lè gbọ́ látàrí Ọlọ́run. How you want to know the will of God. Ṣé ṣe lè mọ ìtẹ́ Ọlọ́run? How do you want to become so personal with God that you can faithfully hand your choice? of your life partner. Báwo ni ọdún ṣe tán in the hand of the Lord? Lè ní ìbáṣepọ̀ tó tán mọ́nà pẹ̀lú Ọlọ́run láti lè mọ ẹni tó yẹ kí ẹ yàn láti ọ̀dọ̀ Ọlọ́run wá. My question is still saying how do you choose a marriage partner? Ìbéèrè náà tún wí pé báwo la ṣe lè yan ẹni tí a ó fẹ́. Àtẹ̀lẹ́dẹ̀ tó this marriage is originally God's idea. Àbá Ọlọ́run ní ìgbéyàwó jẹ́. It contains the idea of marriage. Ìgbẹ́ ìgbéyàwó wà. And you manufactured it from the beginning as you have learned from various scriptures. Ọlọ́run are alone therefore knows the partner. Láti lè wá mọ ní sẹ́yẹ kí a fẹ́ gan. Uniquely suitable partner. Ẹni tí ó tọ́ sínú rẹ̀ for each of his children. Èyí tí Ọlọ́run ti pèsè fún àwọn ọmọ rẹ̀. And it is very important to pray for God's leading. Ó wá jẹ́ kí a gbàdúrà àti Ọlọ́run máa darí ẹni and speak his will. Ṣé a sì wá ìtẹ́ Ọlọ́run? One of the ways in which you can, um, the God can speak to you. Ọ̀nà kan tí Ọlọ́run lè gbà bá yín Is one through the inner witness. only of the Holy Spirit. Àtinúwá that is in you. Ẹ̀mí mímọ́ Ọlọ́run After you have accepted Jesus as the Lord and Savior. The Holy Spirit that will bear witness. and mọ́ tí yóò máa jẹ́rìí láti inú wá fún yín. Again dream vision. and Prophecy. Ìran àsọtẹ́lẹ̀. God does speak to his servant. Ọlọ́run máa bá àwọn ìránṣẹ́ rẹ̀ sọ̀rọ̀. Testimony is like you listen to testimony here. Nípa ọ̀rọ̀ ẹ̀rí jẹun gẹ́gẹ́ bí a ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí níbí. A lot of people will connect to some of the testimony which can be an answer to what they have been asking for when they get to church. The testimony will be a confirmation of what you have been warning about. ọ̀pọ̀lọpọ̀ àsopọ̀ mọ́ ẹ̀rí tí wọ́n ti gbọ́ ẹ̀rí àti àjẹ́ ohun tí yóò mú sílẹ̀ bá àwọn náà bákan náà. And Christian counseling. Gẹ́gẹ́ bí ìmọ̀lọ́ká rẹ̀. We also have uh, Uh, an obsession with God spiritually. Ẹ mọ bí Ọlọ́run ṣe ń bá sọ̀rọ̀ nípa tẹ̀mí. Through the scripture. Nípa ìwé mímọ́. You will have uh, imagined a lot of times when God has led you to certain scriptures Okay, find out that it correctly answers What like uh, Matthew 14, 27 sometimes. Ẹ ó ti gbé yẹ̀wò. Ọlọ́run lè darí lọ sínú ẹ̀sẹ̀ yìí mọ́ kan tí yóò sọ fún yín láti jẹ ojútùú sí ìṣòro tí ẹ ní. Matthew 14, 27 It is me, the Lord, I. Ah. You have been praying, you have been doing that, and all of a sudden God just takes you to that. Then you just did it. You know, you don't need to go further. Ìwé Matthew orí kẹrìnlá ṣẹ̀kẹ́. It is God taking through his spirit in you. Òun ni Ọlọ́run lè bá ẹni ẹ̀mí yín sọ̀rọ̀. Oh is uh, Holy Spirit speaks through godly counsel too. Ẹ̀mí ní máa máa bá ní sọ̀rọ̀ nípa ìwàfẹ́ Ọlọ́run and uh, circumstances àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká. There are things that you will see happening. Àwọn kọ́ wà dáhùn àdìgbò ń ṣẹlẹ̀. And that you will know from that happening that that one relates to you. Ẹ wàá mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ náà. The Spirit of God speaks according to. That is why you should notice. Very careful about it. Furthermore, you, The Spirit of God speaks according to the word of God. And you are not bá to sọ̀rọ̀ gẹ́gẹ́ You are not your Ọlọ́run. As you have in first John four you know one to four. Ṣé Jọ̀hánù kìíní orí kẹrin ẹsẹ̀ kìíní? So we must agree in all times with the heart of God. And the, uh, the last way, not the last way, but in this, this uh, gathering nínú àkójọpọ̀ tí a wà yìí we will encourage you to secure. a ó gbà yín nímọ̀ràn fi àrídájú pé God speaking to you will secure the agreement of the second person. You must be able to secure the agreement of the second person. Nípa Ọlọ́run bá yín sọ̀rọ̀, ó gbọ́dọ̀ lè jẹ́kẹ́ ní ìbámu pẹ̀lú ẹni kejì tẹ́ ń gbàdúrà nípa rẹ̀. How does that happen? Báwo yóò ti ṣẹlẹ̀? You don't just judge by your own opinion that God has uh, talked to you and so it must be that this man is for me. Kò ṣe wípé ẹ wà kàn wò pé Ọlọ́run ti bá mi sọ̀rọ̀ ọkùnrin yìí jẹ́. there must be the other aspect the man himself or the woman herself must be able independently in Christ be able to establish that truly you are for me. ní ọ̀nà kejì ẹni tí jẹ́gbàgbà nípa rẹ̀ òun náà gbọ́dọ̀ mọ̀ wípé lóòótọ́ ẹni yìí tèmi ní ṣe. praise God. ẹ̀kí hallelujah. in getting qualified for this wonderful association and relationship with God. láti lè ní àmúyẹ tí ó tọ́ pẹ̀lú ìbáṣepọ̀ ọlọ́run yìí. you must be qualified in terms of your status of the born again. ẹ gbọ́dọ̀ rí pé ìdúró yìí pẹ̀lú ọlọ́run ó wà nílé. and you must be established in the faith. ẹ gbọ́dọ̀ jẹ́ àtúndíjẹ sí ní ìgbàgbọ́ tó múnádóko. as he said in Colossians two six to seven. Yẹ́sùn wà nínú ìwé Kọ́lọ́sì orí kejì. Now, um, there is uh, this question. Ìbéèrè wọ́n tún wá I met a woman. Mo bá obìnrin Nineteen ninety eight. And we have been living together as unbelievers. Àti wọ́n ń gbé pàrọ̀ lẹ́gbẹ́ This lady has had two relationships. Obìnrin ti ní ìbáṣepọ̀ méjì tẹ́lẹ̀ rí. Each with each uh, produce one child ọ̀kọ̀ọ̀kan nínú ìbáṣepọ̀ náà ó bí ọmọ kọ̀ọ̀kan fún wọn male and female for each of the past. Uh, àwọn ẹni tó ti fẹ́ rí ó ti bí ọkùnrin kan ti bí obìnrin kan. after six years lẹ́yìn ọdún mẹ́fà of child play. gẹ́gẹ́ bí eré ọmọ ọwọ́ I don't know why this brother is uh, referring to this as child play. àmọ̀ tó fi ń gẹ́gẹ́ bí eré ọmọ ọwọ́. she conceived obìnrin lóyún for me and for a set of things. boy and girl. ó wá bíbí ìjọ ọkùnrin kan obìnrin kan. without consummating our marriage. láì ṣe pé wọ́n fi ìdígbéyàwó ìmúlẹ̀ but now I couldn't bear it. ó dà mí lè faradà mọ́ any longer mi lè faradà mọ́ because we are both NFL members. nítorí aṣíwájú ọmọ orí òkè náà wà yìí. he has been captured. ọwọ́ fún wọn ti ọwọ́ pa. by the fire of conversion. Nípa Ọlọ́run àyípadà. Please, we need your advice on what to do. The answer is I want to thank uh, God. Àwọn ọ̀sẹ̀ Impartation that you have had at NFM. Oh, it is bigger both of you, tọ́pájẹ́ lóòótọ́ méjèèjì, have really resolved to live a repentant life. Emphasize to live a repentant life. Ìjọba máa gbé ìgbé ayé ìrònú pàwà sí I will advise you to please submit yourself. Àgbà yìí nímọ̀ rẹ̀ jọ̀wọ́ First for counseling Àkọ́kọ́. on salvation. Fún ìgbanímọ̀ràn lórí ìgbàlà tó tọ́. Your salvation must be guaranteed. Ìgbàlà yín gbọ́dọ̀ dájú. And if you are in this congregation. Wọ́n yẹ̀ wá láàrin agbo báyìí. It is a night you see us ẹ̀rí dájú pé wa that can be put by the side. Dàlè sọ ohun tí ó sọ fún yín. Repentance is needed at this point. It is not nílò ìrònú bí wàdà lọ́wọ́ tá a wà yìí. feeling bad. Kò ṣe pé kí It is feeling feeling bad enough to have an heart felt desire to change. Ìgbẹ́ tilẹ̀ tí wá ní ọkàn tí ó yí padà. The next step for you, ìgbésẹ̀ tí a ṣe is to pay the bride price. Ṣé wá rí dájú pé ẹ̀sán owó orí and then approach our marriage committee. Ṣé wá lórí àwọn ìgbìmọ̀ ìgbéyàwó? That will officially organize correction marriage. Based on the set of you know, laid down criteria. Àtúnṣe ìgbéyàwó fún yín lórí ìlànà tí a ti gbé kalẹ̀. Brother, you can visit or call At Home Ministry, say LHK a liar, for any further clarification you might need. Fún ohunkóhun tí ó bá ń rí lójú tẹ fẹ́ mọ̀ sí, preferably such visit to be in the company of your partner. Àwọn méjèèjì ló gbọ́dọ̀ jọ wá rí ìdílé aláyọ̀. I pray that God will bless you. Àgbàdo ọlọ́run á bùkún fún yín. Amen. àti hallelujah. The first question I have here says. Béèrè àkọ́kọ́ tí mo ní nìyí wípé. I'm a, a lady in MFN. Mo jẹ́ ọmọbìnrin nínú ìjọ yìí. I want to marry a boy who is attached the, the Redeemed Church of God. Mo sì fẹ́ fẹ́ arákùnrin kan tó máa ń lọ sí ìjọ ìràpadà. His father is the head of one of the of, the celestial churches of God in Nigeria. Bàbá rẹ̀ ó sì jẹ́ olórí ọ̀kan nínú àwọn ìjẹ́ náà ní ìlú Nàìjíríà. Can you ask a question? Will NFM authorities allow the father, potential father-in-law to wear a white garment to attend the wedding here? Bàbá ọmọkùnrin náà ó jẹ́ ọ̀kan lára àwọn olùṣọ́ àgùntàn jọ ṣẹlẹ̀ nílùú Nàìjíríà. Àwọn fẹ́ bèèrè béèrè pé ǹjẹ́ ìjọ olóògbé náà máa gbà sí bàbá ọkọ tí ó wọ aṣọ ṣẹlẹ̀ wá sínú ìjọ wa? Or if it does not wear the garment. Tàbí bí o tilẹ̀ wọ aṣọ ọ̀hún wá. Will he be allowed to attend the wedding Ǹjẹ́ ceremony? Ǹjẹ́ ọmọ àgbà láàyè láti wá sí inú yàrá ìgbéyàwó ọ̀hún? You know what? Your father, your potential father-in-law is uh, a selector. Bàbá bàbá ọkọ ó jẹ́ ẹni tó máa ń lọ sí ìjọ pẹ̀lẹ́. The man you want to marry is from attend the redeemed uh, Christian Church of God. Bẹ́ẹ̀ ni ọmọkùnrin ọ̀hún ìjọ ìjọ Jim ló máa ń lọ. And you as a woman you are attending MSN here. Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin ẹ wá wá sí ìjọ orí òkè náà. Now the answer is if the marriage uh, committee of, uh, of, of MSN. Ìdáhùn rèé bí àwọn ìgbìmọ̀ ìgbéyàwó ti jọ wa níyìn. Will approve your marriage. Tí ó bá fi ọwọ́ sí ìgbéyàwó yín. After you have complied with pre-marital or counseling. Lẹ́yìn ìgbà tí ẹ bá ti la ìgbìmọ̀ ìgbànímọ̀ràn nípa ìgbéyàwó kọjá. And they have examined both of you very very well. Tí wọ́n sì ti wí ẹ̀ méjèèjì wò fínífíní. Since the man you want to marry is your potential father-in-law, then uh, the father of the bride of the bridegroom, he would be allowed to attend. Wọ́n gbà sí bàbá ọkọ, wọ́n máa láyè láti wá whether he wears white garment gown or not. However, we want to give this caution. That you have already known where you are going. So you have to prepare yourself. May God have your marriage in Jesus' name. Ọlọ́run Amen. The second question. He says, if your place of work is outside your state of residence. Ó wí pé ibi ibi tí ènìyàn ti ṣiṣẹ́, bó bá wà lóde ibi tí ènìyàn ń gbé. It is a sin when you imagine having love, making love to your wife. Ó wá ní ìjẹ́ wa jẹ́ ẹ̀ṣẹ̀ tí ènìyàn máa gbé ìyẹ̀wò lórí rẹ̀ wípé ó bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀. Maybe he says he's not staying in the same state with his wife. Bóyá wọn ò jùmọ̀ wà ní ìlú kan náà pẹ̀lú ọkọ àti aya in order to satisfy himself sexually. Láti lè wá mú ìtẹ́lọ́rùn bára rẹ̀ nípa ìbálòpọ̀. It is painful for him to imagine having sex with his wife. Ó ní ìjọba jẹ́ ohun tó jẹ́ ẹ̀ṣẹ̀ fún un láti máa gbèrò lórí rẹ̀ wípé òun wá ìyàwó òun ní àjọṣepọ̀. And the answer we want to give you is that be aware that imaginary sexual acts is a demonic and defiling of the mind. Afẹ́tí ìdánilójú pé kíkẹ́ àgbéyẹ̀wò nínú ìbálòpọ̀ nínú ọpọlọ ènìyàn, ó jẹ́ ohun máa ń pọ̀ àdàlù báyìí tó sì ní ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn. This is ancient demonic sexual perversion. Ó jẹ́ àyídáyídá nípasẹ̀ ìbálòpọ̀. God only allowed um, sexual union between legally married couples. Ọlọ́run a máa fàyè gba ìbálòpọ̀ láàárín àwọn lọ́kọláya tí wọ́n ṣègbéyàwó lọ́wọ́ tó bá òfin. Wait I'm in a relation, uh, I'm trying to marry a lady. Mo pinnu láti fẹ́ ọmọbìnrin kan. Anytime we have disagreement. Gbogbo ìgbà tí a bá ní èdè àìyedè. She did the first to raise her hand and slap me. Òun ló máa kọ́kọ́ gbé ọwọ́ rẹ̀ sókè láti gbá mi létí. Praise the Lord. Ẹ ṣe hallelujah. Please what will I do that we are not yet married yet? Ẹ jọ̀wọ́ kí ni kí n ṣe ní ọ̀gbàjá òfin ṣe ìgbéyàwó Amen. Àmín. Since you have not told us that you are the second to slap her, Ní ọ̀gbà tí ẹ̀ ò sì sọ fún ọ wípé ẹ̀yin ni ẹ máa ń gba létí padà. She said that is the first to raise a hand to slap you. Ẹ wí pé òun ló máa kọ́kọ́ gbé ọwọ́ rẹ̀ sókè láti gba yín létí. We want to submit to you that both of you have entered into one time. A fẹ́ sọ fún yín pé inú ohun tí ò dára In other words, both of you are not born again. Ẹ̀yin méjèèjì ò sì Have you sought the will of God before entering into this relationship? Ǹjẹ́ ẹ tilẹ̀ kọ́kọ́ ti wá ìfẹ́ Ọlọ́run kí ẹ For your best interest fún eléyìí tí ó máa dára fún yín báyìí. Stop that relationship. Ẹ mú ìdádúró bá ìbáṣepọ̀ mú. For that marriage would not work. Nítorí ìgbéyàwó bẹ́ẹ̀ kò lè ṣiṣẹ́. If you love your life. Bí ẹ bá fẹ́ràn ayé yín. You better run now. Ẹ̀yà tètè fà báyìí. Because now is only beating you with a hand. Nítorí nísìnyí gan ọwọ́ ló lù yín. When you get married. Ìgbà tí a bá wá jùmọ̀ sí ìgbéyàwó tán. She will use the person. Àwọn kóńdó ló máa bẹ̀rẹ̀ sí ti lù yín. And whatever happens. Ohunkóhun tó bá sì wá ṣẹlẹ̀. Only God can know. Ọlọ́run nìkan ṣe ló lè wá mọ̀. Praise the name of the Lord. Ẹ ṣe hallelujah. praise the Lord. Ẹyin orúkọ Olúwa. We have three questions here. A ní ìbéèrè mẹ́ta The first one goes. Àkọ́kọ́ lọ báyìí. As a Christian. Ṣé bí Is it a sin? Ìjọba jẹ́ ẹ̀ṣẹ̀ To do betting. Láti máa The winnings have helped to solve family financial problems. Àwọn owó tí mo ti jẹ lórí tẹ́tẹ́ yìí ó ti ràn mí lọ́wọ́ nínú ètò ìṣúná owó mi nínú ẹbí. So this uh, brother is asking whether it is good for him to do gambling. Or to do pools betting. The dictionary has defined betting. Ìwé ìtumọ̀ èdè ó túmọ̀ as attitude of squandering or losing kéèyàn máa ṣe tó máa wù bí àwọ̀ jẹ tàbí òyì ò jẹ. attitude of squandering or losing by taking kéèyàn máa náwó ní ìnákúnà. He, has defined it as a game of chance. Ó ti ó ti túmọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà èyí jẹ èyí ò jẹ. The Bible says that we are to be blessed by the labour of our hands. Bíbélì wí pé kí a gba ìbùkún láti iṣẹ́ ọwọ́ wa. In Psalm one hundred and twenty-eight. Nínú ìwé orin Dáfídì orí kejì dín ní ọgọ́ta. Verses one and two. Ẹsẹ̀ kìíní àti kejì. Blessed is everyone that feareth the Lord. Ìbùkún ni fẹ́ni tó bẹ̀rẹ̀ Olúwa. That walketh in his way. Tí ó rìn ní ọ̀nà rẹ̀. For thou shalt eat the labour of thine hand. ó jẹ èrè iṣẹ́ ọwọ́ rẹ. Happy shall thou be. ipa oríṣiríṣi pẹ́pẹ́ tó bá wà. It is not good for a child of God to be playing this financial game of chance. Kò tó fún ọmọ Ọlọ́run láti máa fi owó sí èyí jẹ èyí ò jẹ. Most of the time, those who do that, they don't win. Àwọn ènìyàn tó bá fowó sí lọ́pọ̀ ìgbà wọn kì í dídé owó wọn gbà padà. And it's actually robbery ó sì jẹ́ ọ̀nà bí ó lè. because it is gathering money from all people and then giving to one person who don't labour for it. nítorí pé ọkàn kówó jẹ láti gbogbo àwọn tí ó ta tẹ́tẹ́ yìí láti fún ẹni tí ó bá borí ni. so the bible says that the child of God should pray and work hard. ìbéèrè rẹ̀ wá wípé kí a gbàdúrà kí a fi iṣẹ́ takuntakun. and the Lord will bless and favour the hard work of the child of God. olúwa yóò sì bùkún yóò sì ṣojú rere sí iṣẹ́ ọwọ́ ọmọ ọlọ́run. Therefore, our brother, torí náà arákùnrin wa, please, ẹ jọ̀wọ́, stop betting. Ẹ jáwọ́ nínú títa tẹ́tẹ́. Stop gambling. Ẹ jáwọ́ nínú tí ẹ̀ ń ta tẹ́tẹ́. It is not the will of God for your life. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún ayé yín. Praise the Lord. Ẹ̀yin orí kò The second question says. Ìbéèrè kejì yìí pé. My husband was a widower with three adult children when I met him ọkọ mi ó ti pàdánù ìyàwó rẹ̀ nígbà tí mo bí tí mo mọ̀ ó sì bímọ mẹ́ta. We have done introduction and engagement. A ti ṣe mọ̀ mí mọ̀ ọ́ àwọn ẹbí tuntun mọ́ra wọn. In June two thousand and sixteen. Nínú oṣù kẹfà ọdún tó kọjá. Though my husband stays out of Lagos. Bí o ṣe wí pé ọkọ mi ò gbé ìlú Èkó. Because of his work. Nítorí iṣẹ́ rẹ̀. Up till now títí The photo of my husband and his late wife is still the only one hanging in the sitting room. Àwòrán ọkọ mi àti ìyàwó rẹ̀ tó ti kú yìí ni àwòrán kan ṣoṣo tí ó gbé kọ́ sí yàrá ìgbàlejò yàrá rẹ̀. In addition to the fact that the late wife was buried in the compound. Pẹ̀lú pẹ̀lú pé aya rẹ̀ tó ti kú yìí wọ́n sin sínú ìlú ilé náà. The photo makes me feel bad. Àwòrán yìí kì í múnú mi dùn. That the house is still not yet my own. Pé ilé yìí kò tí ì di títè ní. Please, what should I do? Ẹ jọ̀wọ́ kí ni kí n ṣe? Or is it that I am being oversensitive? Àbí ó dàbí ẹni wípé mo mọ nǹkan tí mo ń ṣe ni. Praise the Lord. Ẹ̀yin orí kò lúwa. Sister, it is not good that the picture of your husband and the late wife should still be the picture in the living room. Arábìnrin à ń sọ fún yín pé kò ń ṣe tí ó tọ́ fún kí àwòrán ọkọ yín àti ìyàwó rẹ̀ tó ti kú kí a gbé kọ́ sínú yàrá nílé yín. Now that uh, you are now married to the man and uh, the late wife is gone, the Bible says that at, at death the marriage covenant between a couple is dissolved. Ní ọ̀gbà tí a ti ṣe gbéyàwó, Bíbélì sọ fún wa wípé ní ọ̀gbà tí ọkọ tàbí ẹ ti kú, àwọn májèmú tí pọ̀ ó ti di òpin. Now that you are the legal wife of the man, it is the picture of yourself and the man that should be in the parlor and also in all the other rooms. Nígbà tó ti jẹ́ wípé ẹ̀yin ni ìyàwó tí ọkùnrin náà fẹ́ ní ti lọ́kà tí òfin sì mọ̀ àwòrán yín ló yẹ kí ó wà nínú ilé. But this is a sensitive issue, therefore, sister, you need to discuss it with your husband so that he understands that this is a new relationship and that the old one does no more subsist. ọ̀rọ̀ tí ó lágbára kàfi gbọ́dọ̀ fi ọgbọ́n tò ní eléyìí ẹ gbọ́dọ̀ bá ọkọ yín sọ pé bí wọ́n ti ṣe láti mú ìwà àwòrán náà kúrò. We also counsel that the husband should talk to his adult children. A tún da ọkọ ní ìmọ̀ràn wípé aya ní ìmọ̀ràn pé kí ó sọ fún ọkọ rẹ̀ kí ó bá àwọn ọmọ rẹ̀ tí ó ti dàgbà sọ̀rọ̀. To understand that a new wife has come and this is the one that owns the ground now. Láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ìyàwó mìíràn ti dé òun ni ó sì ní ilé the grown-up children to respect the new marriage relations Our ọmọ Relationship and let them have peace. Àwọn ọmọ tí wọ́n ti dàgbà wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ kí wọ́n bu ọlá fún ìgbéyàwó tuntun yìí tí wọ́n sì jẹ́ kí wọ́n ní àlàáfíà tuntun wọn. And we also encourage the husband to ensure that his new wife has peace of mind and enjoys this new home and this a eh, new relationship so that our God will bless them. Àwọn ọkọ pé kí wọ́n rí dájú wípé ìyàwó wọn tuntun yìí, wọ́n ní àlàáfíà, wọ́n sì gbádùn ìgbéyàwó wọn tuntun. We also advise this couple to see the Happy Home Ministry for further advice and help. The third question goes like this. I am a single sister of 40 years. Mo jẹ́ àpọ́n tí ó ti ṣe ìgbéyàwó tí mo sì jẹ́ ọmọ ogójì ọdún. A fifty years plus aged man is asking my hand for marriage. ọkùnrin tó ti lé ní ọdún àádọ́ta ó This man had a child from a lady according to him. ọkùnrin ti bímọ rí pẹ̀lú obìnrin kan bí ó ti sọ fún mi. in a bewitchment manner. nínú ọ̀nà tó ní ìbòdì yìí. no marriage took place at that time. ìsìgbéyàwó kankan tí ó ṣẹlẹ̀. This same man proceeded to marry another woman who bore him two children. Ọkùnrin yìí lọ bá obìnrin mìíràn láti ṣe ìgbéyàwó ẹni náà sì di obìnrin sì bí ọmọ méjì fún. However, ṣùgbọ́n when the man lost his job, nígbà tí ọkùnrin yìí pàdánù iṣẹ́ rẹ̀. The woman abandoned the marriage with a divorce. Obìnrin tí ó fẹ́ ó kọ̀ ọ́ sílẹ̀ pẹ̀lú lẹ́tà pé wò ṣe mọ́ and left with the two children. ó sì fi sílẹ̀ pẹ̀lú ọmọ méjì. this man has been alone for twenty-one years and has decided to remarry. ọkùnrin yìí ti wà ó ti dágbé fún ọdún mọ́kànlélógún ó sì fẹ́ wá pinnu pé òun fẹ́ ṣe ìgbéyàwó. please advise if I can seek the face of God to marry this man. ẹ jọ̀wọ́ mò ń fojú ọlọ́run bí láti ìdíyàkì lọ wúdú ọlọ́run láti ṣègbéyàwó pẹ̀lú ọkùnrin yìí. Praise the Lord. Ẹ̀yin olúwa. The Bible says that if a man be separated from his wife, that they will remain separated or else come together again in marriage. Ṣìdé ni wípé tí ọkùnrin tó bá ti kọ ìyàwó rẹ̀ sílẹ̀, wọ́n gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ títí láé àyàfi kí wọ́n padà wá di ọ̀kan papọ̀ nínú ìgbéyàwó. That is with regard to the second woman who bore two children for this man and they were divorced. A sọ̀rọ̀ eléyìí lórí ọkùnrin àti ìyàwó kejì tí wọ́n padà wọ́n sílẹ̀. So long as that woman and her two children are still alive, it is not advised, sister, that you should start praying to marry this man. Níwọ̀n ìgbà tí ìyàwó kejì yìí sì wà láyé, a ò ṣe àyè ìgbà yẹn kẹ́ máa gbàdúrà bí a tiẹ̀ ó fẹ́ ọkùnrin yìí tàbí ẹ̀ ò because the woman can wake up one day and say that she is led to come back to her husband. nítorí pé ọkùnrin ìyàwó nítorí pé ìyàwó kejì yìí lè jí lọ́jọ́ kọ̀ọ̀kan sọ wípé mo fẹ́ padà wá tọkọ ni wá. The advice is that you should be more patient to the Lord and pray so that the Lord will give you the very husband he has planned for you for foundation of Ìmọ̀ràn tí a gbà yín pé kí ẹ ní sùúrù tẹ gbàdúrà kí Ọlọ́run tí ó fún yín ní ọkọ tó ti kìlì sílẹ̀ fún yín. Praise the Lord. Ẹ̀yin orí kò lúwa. I like you to get ready to pray now. There are special blessings the Lord has attached to this season. Àwọn ìbùkún àṣàyàn ó tó láti sopọ̀ mọ́ àti ìjà And I want you to fully maximize this season. The Lord who brought you into his house today. Ọlọ́run tó mú wá sínú ilé rẹ̀ lónìí. We ensure that this week will be your best week. Yóò dájú pé ọ̀sẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ tí ó sunwọ̀n jùlọ fún yín. It will ensure that all the opportunity that has walked away from you. Yóò rí dájú pé gbogbo àwọn àǹfààní sẹ́kọ̀ọ́ ti It will redirect them back to you. Yóò sọ pàṣẹ wọn sí ọ̀dọ̀ yín. Because you are not to raise up your voice. No, ò fi With a loud voice. Pẹ̀lú ṣètìtẹ̀. It is prayer that God answers. Àdúrà ni Ọlọ́run a máa dáhùn. God doesn't answer complaint. Ọlọ́run kì í dáhùn àwárí. With a loud voice. Pẹ̀lú ọmọ òkè. Say all my helpers. Gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi. That the enemy has chased away. Come down to me by fire. In the name of Jesus, open your mouth and pray. Come back by fire. Come back by fire. Come back by fire. All the helpers that witchcraft have taken away. Come back right now. In the name of Jesus. All my helpers that the enemy has That's away! Come back right now. Come back right now. Come back right now. Come back right now. Come back right now. Come back right now. In the name of Jesus. In Jesus' mighty name we pray. You better open your mouth very wide. This prayer is very important. Ah, so say, I will not end this year empty handed? Èmi kì yóò Your voice is not loud enough. Ohun yóò Oh. oh you handed. Oh God, arise. And bless me. Bless me. My hand will not be empty. This year, in the name of Jesus, I will not end this year with empty hands. In the name of Jesus, I will not end this year with empty hands. In the name of Jesus. I will not ní this. ẹ̀. Èyí yóò parí ọdún yìí. Empty handed. in ní name. Nígbà yẹn, Jésù. Orúkọ Jésù. Àwìn náà hẹ́ ní sí ẹ̀. Èyí yóò parí ọdún yìí. Empty handed. Láyé yóò bẹ̀rẹ̀ ní. Nígbà yẹn, Jésù. Jésù. In Jesus' mighty name we pray. Ìbára Jésù ni àgbàdúrà. I'll say this one with fire. Wàyẹ̀ wíjà mi náà. I am here to let you know. that God will touch you. God will bring answers to this prayer. With a loud voice. The Holy Ghost! Wherever I am tired, set me free! open your mouth and pray that prayer. You must not be tired. financially, materially. You must not be tied up. In the name of Jesus, everywhere I am tied up, maritally, financially, in my career, Holy Ghost, set me free. Let me do. In the name of Jesus, wherever I'm tied up, set me free. Set me free. Set me free. Set me free. Set me free. Set me free. In the name of Jesus. Wherever I am tied up. Holy Ghost. Holy Ghost. Holy Ghost. Holy Ghost wherever I am tied tiger, in my finances, in my finances, Holy Ghost, set me free. Set me free. Set me free. Set me free. Thank you, Father. In Jesus' mighty name, you are free. And I join my voice with your voice. Anyone who, who is here today, that the enemy has tie you down. Èyí tí ọ̀gá fi so mọ́lẹ̀. In any area of your life. Lẹ́yìn tí èyí náà ti dẹ́rẹ́. Maybe your finances. Bóyá ètò ìṣúná ni. Maybe your health. Bóyá ìlera ni. Maybe your career. Bóyá ìjọba ìṣe ni. Maybe your marriage. Bóyá ìṣèyàwó ni. We are ready to apply that. Bí ìyóò tí wọ́n ti lè so yín. Be set free in the name of Jesus. Ẹ gba ìdúsílẹ̀ ní orúkọ. Be set free in the name of Jesus. Ẹ gba òmìnira. Be set free in the name of Jesus. Ẹ gba ìdásílẹ̀. Be set free in the name of Jesus. Bàbá ìdísílẹ̀. Bísí fún ìnira lọ́dọ̀ jù. Ẹ̀ka òmìnira. Whether you are tied down by evil chains. Bóyá kẹ́kẹ́ kẹta ìdúró sọ ní mọ́lẹ̀ ni. Or tied down by evil rope of the enemy. Tàbí okùn ibi tí àwọn kan lọ́sọ ní mọ́lẹ̀. Or whatever the enemy has used to tie you down. Ohun tó ń jẹ́ ìsàkílẹ̀ rẹ̀ láti sọ On this holy altar. Lórí ìṣẹ̀tẹ̀ ní mọ́lẹ̀. Jesus Christ. The son of the living God. Ọlọ́run alàyè. Thank you, Jesus. Now lift up your right hand and shout this one loud and clear. I am unstoppable. I will reach my goal. Open your mouth and declare. I am unstoppable. Kò sẹ́nikẹ́ni tó lè dá mi dúró. I am unstoppable. Kò sẹ́nikẹ́ni tó lè I must reach my goal. Kò nílò ti débi ìlẹ́ta. In the name of Jesus. I am unstoppable. Kò sẹ́ni tó lè dá mi dúró. I must reach my goal. Kò nílò ti débi ìlẹ́ta. By fire. Ní ìta In the name of Jesus. I am unstoppable. Mo ti kò sẹ́ dájú. In the name of Jesus. I am unstoppable. In the name of Jesus. I am unstoppable. In the name of Jesus. In the name of Jesus. Ní orúkọ Jésù. In the name of Jesus. In the name of Jesus. Jesus mighty name we pray. Now this is the last prayer point. But you need to invest the remaining strength on this one. This one you are going to command. You will say it like this. And the way you say it, the way the answer will come. Let me hear you say the womb of 2017. You will not swallow my blessing. Let me oh, hear you say, the womb of 2017. Yeah, the world of the Lord. Hallelujah. What is my ah, blessing? pray that prayer. Vomit them. Vomit them. Vomit them. Vomit them. Vomit them. Vomit them. Vomit them. Vomit them. By fire. You the womb of 2017. Release that breakthrough you are holding. Release that favor you are holding. Release that level you are holding. Release that promotion you are holding. Release that increase blessings you are holding. In ni ó lẹ́sẹ̀ blessing you are holding. Ọ̀pọ̀ yẹn tó Thank you Father. Bàbá ẹ̀ Thank you Father. Ẹ̀mí máa Thank you Father. Alágbàwí adúgbẹ́. Thank you Father. Ọba àwọn Thank you Father. In Jesus' mighty name it is so. Father, we bless you. Father, àbùkọ́ You are such a wonderful God. Ọlọ́run ìyanulẹ̀ jẹ́. God of wonder. Ọlọ́run àrà. The God for whom nothing is difficult. You are a way maker. You are a road maker. You can bring life out of death. As your children move out from here. Bí àwọn ọmọ Direct their feet to their place of blessing. Every step you are going to take this week. Gbogbo ìgbésẹ̀ tó It shall be the right step. In the name name of Jesus. In the name of Jesus. As you go, the favor of God, the mercy of God shall follow you. In the name of Jesus. The God of Obedidom is the God ó work wonders within three months. Ó jẹ́ ọlọ́run tó máa ń ṣiṣẹ́ àtàkíṣẹ́ God who opens strange doors of financial breakthrough. Ọlọ́run tí a máa ṣí ilẹ̀kùn àjèjì sí àlùbáríkà ètò The God who brought surprises from nowhere. Ọlọ́run tó máa ń mọ ohun kàyéfì jáde níbi tí ó. I decree by the decree of God. Ó kà sẹ́nità sẹ́nitàwà. That the God of Obedidon. Kì í ṣe ọlọ́run ọgbẹ́ jẹ́jẹ́. He will surprise you in the name of Jesus. Ìyàwó alẹ́ mi ní orúkọ ara Jésù. Every domestic witchcraft. That is attacking your rising up. Every neighborhood witchcraft. Every environmental witchcraft. That want to swallow your glory. Èyí tó fẹ́ jẹ́ ògo rẹ. They shall die suddenly. Wọ́n ò kú igbó This week. Ọ̀sẹ̀ yìí. All your steps setback. Gbogbo ohun tó ti jẹ́ ìtajà sẹ́yìn. It shall become your comeback. Yóò wá lọ sí ọ̀nà àtọ̀ yóò ti. Ìyá ni mo jí. Ní orúkọ Jésù. I command seven for restoration for you. Mo pàṣẹ ìmúkadàbọ̀ títò ní ìlọ́po méje fún ọ. I'm breathing. As you walk out here, you walk on the hand of your head. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus no power from hell. From your father's house. Shall be able to stop your blessing. The Lord bless you. The Lord keep you. The Lord make his face shine on you. And the Lord will bless you and keep on blessing you. Olúwa yóò Your name is God blessing in the name of Jesus. So shall it be. Every wind of affliction is not permitted to blow in your direction. All enemies that are waiting to mock you, they shall be disappointed. Anyone who is here today. And you are facing certain situation that is bigger than you. Ìdájọ́ òṣèlú àwọn ìkòjá tó pọ̀ sí. That problem, that challenge. Ìrọ̀lẹ́ You will sing the song of victory over the world name of Jesus. In the name of Jesus. In Any problem that is bent of humiliating you by the mercy of God, you will humiliate them. shall be well with you. go from grace to grace. Ẹ máa lọ láti orí ọ̀fẹ́ sórí ọ̀fẹ́ ńlá. Let us share the grace together. Ẹ jẹ́ ká sí orí ọ̀fẹ́ papọ̀. Love God, this is for the Holy Spirit. Be with us now forever. Amen. Surely, God's goodness and mercy shall follow all the days of our life, we shall dwell in the house of the Lord forever and ever. Amen. One giant hallelujah. hallelujah.